الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحمد إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والبادي ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا ألا تشرك بي شيئا وطهر بيتي وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تففهم وليوفوا نذورهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يهيم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به ومن الله فكأنما خر من السماء فتخطفه فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ذلك ومن يعظم شائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق ولكل أمة جعلنا منسكا ليذكروا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك فخرناها لكم لعلكم تشكرون لن تنال الله لحومها ولا دماؤها ولكن ولكن تناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين إن الله يدفع عن الذين آمنوا إن الله يدفع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر Akbar السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه سبحانه وتفانى جل وعلا أحسن الخلق وهو رب العالمين لله الخلق والأمر تبارك الله رب العالمين ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبو القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله نحمد الله سبحانه وتعالى الذي أرانا هذا اليوم وهو يوم عيد الأضحى يوم أكل وشرب وسرور وصدقة كما صاع هذا عن رسول الله صلى الله عليه وسلم أمتنا لا يصومن أحد منا اليوم فإن الله سبحانه وتعالى أحل لنا هذا اليوم بالسرور وللباجة وللأكل والشرب ونهانا عن صوم على لسان رسوله صلى الله عليه وسلم لله الخلق والأمر عباد الله واعلموا أن الله سبحانه وتعالى بتوفيق منه وافق يوم العيد اليوم يوم الجمعة وقد حدث مثل هذا في عهد رسول الله صلى الله عليه وسلم جاء هذا من حديث أبي هريرة رضي الله عنه كذلك جاء من حديث عياذ بن الرمل الشامي رحمه الله تعالى لما أخذ معاوية رضي الله تعالى عنه يسأل زيد بن أرقم أن أشهدت مع النبي صلى الله عليه وسلم عيدين في يوم فأجاب زيد بن أرقم نعم ثم صلى معاوية ماذا صنع في ذلك اليوم إلى آخر هذا الحديث أمة الإسلام فإذا وافق يوم العيد يوم الجمعة كيف نجمع بين هاتين العبادتين المستقلتين العظيمتين فسنبين هذا قريبا إن شاء الله كذلك أمتنا متى يذبح الإمام ومتى يذبح المأمومون في مثل هذا اليوم وما سنة نبينا صلى الله عليه وسلم في الذبح فقد عرفنا أن لأضحية أربعة شروط الشرط الأول الأول أن تكون من بهيمة الأنعام والثاني أن تبلغ السن المعتبرة شرعا الثالث أن تكون سليمة من الموانع من الموانع من العيوب المانعة من الإجزاء والشرط الرابع أن تكون وقت الذبح أقول لك تسوى المسلمين أن ترى لكم كراج برفان النبي صلى الله عليه وسلم

láti lè bá fi ìdùnnú sínú wa ọjọ́ òní ọjọ́ ọjọ́ òní ni ọjọ́ òní ọjọ́ tó ma ń tọrọ púpọ̀ ni ọjọ́ òní ọjọ́ tí a máa ń dùn ohun tí ò tó wa nínú ni ọjọ́ òní ọjọ́ tí a máa pọ̀ ní dáadáa tá a sì máa ń pẹnu ọba dẹ́dà ní ọjọ́ alhamdulillah fọba o ọjọ́

ó tó papọ̀ kí ni súnnà nàbí sallallahu alaihi wasallam tó bá rí báyìí jẹmáà kọmbà tí ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sùn àwọn àfáà tó bá dẹ́dà ló ń sábàdù tí nǹkan ìfidọ́dọ̀ ti wọn náà irhamu àrọ́ ahùgùn irhamu àrọ́ àwùlàmà níbi tí wọ́n bá ti síyá pẹ̀ ẹnu nítorí pé kò sọ ń fẹ́ ẹnu nù wọn kò sì sẹ́ ń tí sọ tí sọ ń dọ́nà lọ́rùn torí kó lè wọ́n náà lọ́rùn torí ìyọ̀nà ọ̀rọ̀ ọ̀bà ló ń kálukú fi sọ jẹmáà ni kí ó tẹ̀bí sọ bẹ́ẹ̀ wọ́n ní lè annáwọ̀mọ̀ ìbàdàtà ni mustaqillatani لا تدخل إحداهما في الأخرى إبادة لجيني عيدي أدادو لديدي júmà ọdọ́dọ́dọ́ bí kí èyí ó sọ pé orí tí òfin ní kí kankan ẹlẹ́ẹ̀kejì ìdí gan súnnà mọ̀ akẹ́dà júmà ẹ̀fọ́rùdù eh, ni dandan ni júmà ṣe dandan ni èyí tí ọ̀jẹ́ dandan tẹ́kọ́wọ́ta ni sallallahu alaihi wasallam ọkùnkù wá kí ìrìn níjọ́ náà lọ́n fáwọn èèyàn mọ́sọ̀rọ̀tọ̀ pọ̀ lórí ilé ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ó ní ọ̀rọ̀ àwọn ṣàfihíyà kamubáyìn àwọn náà lọ pẹ̀lú pẹ́mbà ti kí ìdì kèése àwọn tó mọ́lẹ́pọ̀ náà wọ́n bá jìn sí ibi tí wọ́n ti wá kí júmọ́ káwọn òwúlẹ̀ gbòlé torí mọ̀ṣọ́kọ̀ tí wọ́n rí fọ̀rọ̀kọ̀sọ̀lọ́hùn fi tàkọlù fi alìjúmọ́ ìdà ọ̀sọ́lọ́wọ́ máa lè mùsùlùmí na jama'atan so imamu shafi saban ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta onírọ̀ àwọn hanabila wọ́n ni ẹnikẹni tó bá ti wá ìdì kìí sí rẹ̀rẹ̀ júmọ́ àfúnmọ́ jẹ́ dandan fún

àmbọ̀ jẹmọ́ra tó bá ti di ijọ́ ìdì àtijọ́ ìjúmọ́ àbáyì ó dáa pọ̀ kẹsẹsẹsẹ jámù ó dáa pọ̀ kéyìn wá kí ìdì kó sù kí júmọ́ ìlọ dáadù fẹ́ni tó bá jẹ́ wípé kò sí ẹ̀skúùsì tó ní tó fi lè sọ pé ìwọ̀n náà báyìí nínú ẹ̀skúùsì ó tí ó pẹ̀rán àjẹ́ tí bá pẹ̀rán kalẹ̀ kò fẹ́ tí ọ̀bà kú torí pé ọjọ́ ọdún ọjọ́ ìbìsáàtù ni ọjọ́ tààrà gbọ́dọ̀ yá ni in tí ó tún mú papọ̀ mara bá wa ọba dọ́dá òfin sínú ọgbẹ́ fún wa ẹn tó jẹ́ pé yóò pìnlẹ̀ ẹgbẹ́ ní ọ̀nà wọ́n ti títí mọ́ gbogbo yìí làwọn àfọ́ àjíṣọ́ nínú àwọn ànẹ́bìnà wọn ni tó bá jẹ́ páàlì wájú ẹn tí ọ̀bà fẹ́ tí wọ́n bá fẹ́ kí zúrù lé wọ́n mọ́tún lọ kí mọ́sálásí kí wọ́n mọ́ pè ń fún tọ́rọ tí júmọ́ àfẹ́ tó tí ọ̀nà júmọ́ ìjọ́nà òun lẹ́nì tí ó gbọ́ ìpè tí ó kọ̀rí sí júmọ́ ní ọjọ́ yẹn ìdán ẹn tó bá wá jọ wípé kọpa méjèèjì pọ̀ yóò rí ọkàn sí kejì lápẹẹrẹ báyìí kò sí ọgbẹ́ tí ó fi dé ìdì láàrọ̀ báyìí tí ó bá ti wá ìdì kò sí ẹlẹ́ẹ̀kẹta àwọn tọ́nà àwọn bá jù sí bí ọtí máa kí ọmọ gbogbo ní ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ìjọun a rí wípé ìjọun abànlá omi wọ́n gbè yí jímọ̀sì tí wọ́n gbé yí jímọ̀sì abànlá in tó lé ní àbá bí 40 inú ọmọ wá kí jímọ̀ mẹ́ ara àti ẹ̀rin kìlómítà mẹ́ta àti ẹ̀rin mẹ́rin àti ẹ̀rin márùn àti ẹ̀rin tó dùgbẹ̀ lọ àwọn èèwọ́n kí ìdì ní irú ọjà abá tí wọ́n sì máa gbé olódó níjọ́ orí ẹgbẹ́ àbàmẹ́ ni wọ́n wà kí dìní irú àwọn ẹni kátó sọ pé bí ọ̀tẹ̀ rìn wọ́n kí wọ́n tó padà lọlé wọ́n tó padà wá ẹni wọ́n bọ̀rọ̀ orú wọn tó fẹ́ kí júmà kó dúró nù kọ́ra kí tọ́bẹ̀ dúró nù tó kí sẹ́ẹ̀mẹ̀ wípé ìbùnú ọjọ́ ọdún ọ̀bọ̀ fún nítorí wípé yóò dẹ̀ tí ọmọ jẹ́ ń di àárọ̀ láago mẹ́fà tó padà sí kílọ́kọ̀ rẹ̀ wàhálà ní fún ajẹ́ wípé lẹ́yìn tí ọ̀rọ̀ ìbádàtà هذا اليوم ǹjẹ́ ànábì gan sọ́bà ní tó nam ànábì tó نعم صلوات ربي وسلام عليه جاء في الصحيح عند المسلم بل عند من بخاري كذلك من حديث جندب والحديث جندب ابن عبد الله البجلي جندب جندب جندب وما يتبع عليه بصر صحابي جليل قلنا النبي صلى الله عليه وسلم صلى يوم النحر النبي كيرم ní ọdún kan fún wa ní ilé yábáyì nígbàtí kírùn tán kó tó kírùn yìí wọ́n ò sèkọ̀ ọmọ ẹmọ́fà òyìn ẹ̀fẹ́ ìrẹ́ o àrí tí ń sèkọ̀ mọ́fà yìí dù wọ́n ọmọ ní o kò sèkọ̀ ọmọ wọ́n ò sì pẹ̀rún kò sì kírùn kẹ̀kẹ́ bẹ́sẹ̀ dé ṣùgbọ́n Nabiyyu sallallahu alaihi wa sallam qad nahara àwọn èèyàn kan bó ṣe bí wípọ̀ níbi kìrìtọ́ ráì àwọn bá bọ́ sí bí rọ̀kùnmí wọn tí ó pọ̀ fúnléyá ọ̀kọ̀tọ́rọ̀ pẹ̀lẹ́ ní ọba ń gbóhùn lọ àdúgbì tí ó túbà sẹ́lọ kì tí ìpẹ́ ní nígbọ̀ pẹ́ lọ́dún bá mọ̀ àwọn ní ìsìsẹ́ bá kọ́ni bí bẹni ah man kana náhàrọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ pé náhàrọ̀ kọ́blì ó ti pẹ̀rẹ̀ ṣáájú mi fẹ́lì yẹ́zùbá mọ̀kánà àwòkúrọ̀ fẹ́lì yẹ́zùbá àwòkúrọ̀ mọ̀kánà kọ́ lọ pẹ̀rẹ̀ mímu wala yanharu hatta yanharu nabiyyu sallallahu alaihi wasallam la ibn walam ó sọ man kana qad nahar fali yu'id نهر آخر في رواية من فليعد بنهر آخر ولا يذبح حتى يذبح النبي صلى الله عليه وسلم gbogbo ọmọ ti pẹ̀rẹ̀ ìkọlọ̀ ọpẹ̀rẹ̀ padà ẹnìkẹ́ nínú ní ọ̀gbọ̀dọ̀ pẹ̀rẹ̀ sáájú àmìnàbíò sallallahu alaihi wasallam eléyìí òun ni àdífì tí ìmọ̀ màlùkì gbá mú wípé bánàbí ṣe tòun ó kírùn tán lẹ́yìn ìgbà náà ó ṣe ń túbà lẹ́yìn ìgbà náà ọpẹran rẹ̀ ó sì ń fẹ́ mú ẹ sọ fún àti ọpẹran sáájú rẹ̀ wípé wọ́n lọ tún ẹran papadà ẹgbẹ́kùn àfáàtọ̀ bá ṣe dánù sí kìkútù lótú òdìní ẹlẹ́ẹ̀kejì في قصة خاله أبي بردة رضي الله عنه الأنصاري أنا سأسأل لبك أواسير بيناني من سلام باكين تربادر وطبع ọba ni ma ń sọ́lá sọ́lá sọ́nà ẹ̀ntà ọbájọ kírù ìtàn bá ṣe kírùn tẹ́yìn wà nẹ́sàkà lóṣùká náà lò náà bá pẹ̀rẹ̀ bá ṣe pẹ̀rẹ̀ yìí ó kírùn tán ọpẹ̀rẹ̀ bá ṣe pẹ̀rẹ̀ yìí fàkọ́dí àṣọ́ọ̀bà lóṣùká ní tó o gbogbo tí ń bẹ̀rẹ̀ pàṣáájú wọn ó ń tọ́ nǹkan pẹ̀rẹ̀ o Ànábì wọ́n sọ pípa ẹran níbi àdísì eléyìí ó sọ mọ́ ìrun bẹ́ndàn tí yáyì sọ́lát alẹ́pẹran tẹ́yìn àwọn bá ti kírun tán alẹ́ ìpa ẹran làdísì eléyìí sọ fún wa ìjẹ́ àwọn alẹ́ ìpẹran yìí sí ni àbí ṣáájú ìmáàmù ọ̀rọ̀ kejì ní wípé àti ìmáàmù àtàwátà wá kírun mọ́sálásí o wa àsìkò ìbẹ̀rẹ̀ pípẹ̀ràn wa látìgbà tí ìgbọ́n ìmú Muhammad rahimahullahu ta'ala wọ́n ni ẹ̀sìn máa wọ̀rọ̀ yóò ẹnìkẹ́ni ọmọ pẹ̀rẹ̀ sáájú kí ìmọ̀ọ́mù tó kìrì tán ṣùgbọ́n tí mọ̀ọ́mù bá kìrì tán èyí lè pẹ̀rẹ̀ rẹ̀ tó bá wá jẹ́ wípé mọ̀ọ́mù ṣe útúbà lọ sí ẹ̀sà útúbà náà èyí lè pẹ̀rẹ̀ rẹ̀ kèése ìparí útúbà lásọ pípẹ̀rẹ̀ mọ́ ìparí ìran lásọ pípẹ̀rẹ̀ mọ́ tí ọ̀bá tí wọ́n ọ̀rọ̀lọ́rọ̀ àwọn oníkíyàn lọ́rọ̀ mímọ̀ àbọ́ ànífà bọ́bẹ̀ wọ́n ní èèyàn lè pẹni tí fájìrì bá ti yọ kí lọ rí pẹ̀lú ìṣẹ́lẹ̀ tí wọ́n ní fún gbogbo ìlúwa ìrún ìtúbà ló tó wá kú nípa kíni nípa ẹran ìbọn mẹ́lìkì wá ní ẹgbẹ́ ìjẹ́ ìkẹ́kẹ́ tẹnu ànàbí jáde fáwọn èèyàn tí wọ́n pẹ̀rẹ̀ sáájú rẹ̀ wípé wọ́n lọ tẹnu pàpàrà wọ́n lọ tẹnu ànàbí jáde wọ́n láti wá pẹ̀rẹ̀ sáájú ìta ìmáàmù jẹmọ́ káwà gbìwárà yìí ẹni tí ó wáyé dìbà sí wáyé dì tí nkankan wá lè mú mọ́ kẹbú láì bù kí nkan tí mo kẹjú ọwọ́ náà ni ó fún mi sórí ààrẹ àbẹ́lẹ̀kẹ́ sórí ààrẹ kọ́lọ̀ mú sọ ń bẹ̀ nkan kẹsà lè mú pé hídì náà kí n sátì ẹ̀wà hídì kí ni ó dùn bẹ́ẹ̀ gbogbo àwọn èyí tó ń ẹni tó bá jẹ́ pé lónìí in tó wọ̀kọ́rí tó wọ́n rántí ẹ̀ tó bẹ́ gbọ́ túbà tán ibi ọ páàkì sí ọkọ̀ rẹ̀ fọkàbalẹ̀ wọ́n lè gbá ọkọ̀ kọmọ ọ̀nà kọmọdùnú kí máa mọ̀ sí kíni kọpọ̀ ẹn tó jókù báyìí tó wà ní wa òní ìwọ̀n ti ní bánàbí se tó mú ẹgbẹ́ ń tó bẹ́ẹ̀ ayé ní ọ̀rọ̀ kan gbogbo ń bá ti pẹ̀rẹ̀ lẹ́yìn ta kí ẹ̀ tán ọpọ́ sájú mọ́mù yóò ọpọ́ ẹ̀yìn mọ́mù yóò kọ̀bọ̀ òtúbà yóò ọjọ́ fẹ́ ọ̀sá yóò o ẹ ń bá dúró tí para yìí méjì para yìí hàn ìlàsọ wípé ọ̀rọ̀ ohun mímọ̀ ìkẹ́ni ẹ máa fi sọ ẹ méjì á fi ahọ́n tó bá lo ẹ méjì á fi sọ ẹ sì jẹ́ àjẹ́wúmọ̀ ọ̀mọ́pìnlẹ̀ ṣùgbọ́n tí ń dé padà

in bẹ̀rẹ̀ ẹ̀sìn àwọn àmàtọ́lọ̀run àwọn èèyàn ti gan sórí bí ẹgbẹ́ sí kò sáburú mẹ́ ṣùgbọ́n jọmọ́ tààbá lọ mẹ́jọ mọ́mọ̀ ní kí ìwà ìlọ tẹ́lẹ̀ kọkàn sọ nǹkan ní ìfọn oore náà ni ṣùgbọ́n tààbá lọ́jọ́ sọ nǹkan ní ìfọn nígbà tàà túlẹ̀ tàwárí sáré nìbẹ́ àbá rẹ̀ nìbẹ́ àdìpé àsìkíní ìbẹ́ ní kọ̀ọ̀kan mu pẹ̀lú bí á lùwẹ̀ ọdún ayọ̀ ní kó jámẹ́ sí ọdún ní kó jíká máa sí o lẹ́nìí a rí wípé gbìgbìrì wa máa ń pọ̀ ẹ̀ẹ̀kẹ́ bákan náà ọ̀bẹ tí a máa ń lẹ́òkè kí ni súnmà nàbí lónìí ó ń sẹ lọ́wọ́ mẹ́rin rẹ̀ àrísàfà máa mẹ́rin rẹ̀ wáyìntì yóò lù wáyìntì yóò pa láti fi hàn mùsùlùmí wípé mo ti pẹ̀rẹ̀ súnmà lẹ́yìn ìgbà náà ó ṣe ọlọ́run máa ha gbùrù fáwọn tí ó wà gbàǹdẹ̀ yóò sì fìyàn sáwìyàn àwàmbẹ̀ ẹnì kan ní ìdí mọ́mọ́ kì í sọ inú kan lè ní ọmọ ẹ̀sìn èyí ní ìyàwó wọn pẹ́ ní ìbá ah ó ní mọ́mọ́ ìpẹran hàn

wọ́n ti máa ma nǹkan bí burúkú pẹ̀lú ẹmọ́rẹ́bẹ̀rẹ̀ ní bá pẹ̀lú ìgbàjí ìmọ̀ bá ń bọ̀ ìmọ̀ọ̀mù náà pẹ̀lú iléyàwó wọ́n náà fi sàánú ẹ̀ tí bá ń kẹ́bí torí pé mo fẹ́ kẹran àwọn ọgbẹ́ sí ẹran àwọn ọgbẹ́ sẹ́yìn ìgbà tí mo bá sí kí mo bẹ̀rẹ̀ tán afọ́ra mahalam wọn ni ìgbà sọ́rọ̀ yìí kúrìyà yabun kọ́bílà sọ́rọ̀ yìí ni aláyọ̀ sẹ́gílà ni mẹ́fì bí dábì àmì sọ́rọ̀ wọ́n ní tá a bá wò dáadáa lórí ìtàwọn èèyàn ti gbọ́ pé wọ̀ gbẹ̀rẹ̀ mú ní tí ó bá gbé pípẹ̀ ẹran sáájú ìrìn kò sọ jẹ́ ẹ̀rọ nídì ìmọ̀mù àẹ́kàmọ̀ nínú àti ìyàwó rẹ̀ àti bí nínú ìyàwó náà àti ọmọ náà àdẹ̀jẹ́ pé pẹ̀lú àbásíkíra náà wà áàtùnà tẹ́fẹ̀ bẹ́ jẹmọ́ ìkìlárí ọlọ́njẹ́jàrí mọ́yẹ bá a ṣe ń se tẹ́lẹ̀ náà ẹ̀sìn wa ni ṣùgbọ́n tó tàbí tẹ́lẹ̀ mí ìtúnṣe kejì ká mọ́ bù ìjọ bá sì jẹ́ fẹ́wà náà ní kọ̀dí sáwọn láti tàṣí bẹ́ẹ̀ náà ká mọ́ bù ẹnì kankan ṣùgbọ́n ẹnìkan ọ̀gbọ́dọ̀ pa ẹran ṣáájú ìrìn qawlan wahida ṣùgbọ́n lẹ́yìn ìrún gbogbo tó bá lè mú pẹ́ hàn ní marhaban bi dhalik tí bá sì bù kí wọn tó pàtó fa marhaban bi dhalik ọ̀bọ̀ rẹ̀ wọ́n gbà jẹ̀mọ́ tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ lórí náà sọ́wọ́ ayẹ ká máa jẹ ìjẹ àárọ̀ nínú ọjọ́ òní ní aago márùn-ún àbọ̀ bí ilẹ̀ láìta ara àgbẹ̀bàdọ́dà kọjọ ọ̀kọ́dàkan jẹmọ́ gbogbo ẹn tí ó bárọ̀ lọ́rùn tí ó sì ní pàkálẹ̀kẹ́ mú kó tó wá igi o ṣùgbọ́n wà inna mujammi'un man sha'a falyujammi' wa man sha'a ajza'ahu al-'eid an huduri al-jum'ati wa alayhi salatu adh-dhuhri arba'an gbogbo tí ó kì gúrù lónìí tí ọ̀bá ti wọ́n jímà ilé ni ẹ̀tì kì mẹ́rin lẹ́ẹ̀sì kíkẹ́ èsẹ méjì ewu ẹmẹ́sì pèrú ẹ̀dà àpọ̀ kẹfẹ́ kọlọ́tù sọ wípé mọ́sáàsì wà náà àwọn àtòkọ́ jọm bí rọ̀kan kí júmà bí rọ̀kan kí gúrù mẹ́ ní ọ̀bẹ̀rẹ̀bẹ̀ ọgbà yóò sì lùwà fún ìyọ̀nù rẹ̀ nǹkan ní ìtàn fẹ́ sọ tẹ́lẹ̀ eléyìí tí ń bẹ ní hajji báyìí dẹ́kùn bá ní fún ìdí o iṣẹ́ àsìpé bá ní fún ìfin gbogbo ẹn tó ti ṣe hajji náà wọn mẹ́jọ ìbájẹ̀ ẹn tó ti fẹ́ sí jí ó sí ẹn tí ò tí sí jẹ́ ní òsì ọba dẹ́dà ọdún ilé ìmọ́sí ní òpin ọdún fún wa a máa pa ẹran báyìí ó ń kálukú ọmọ jẹun a máa mú mẹ́jẹ kẹ̀kọ́ ó gbẹ̀mù rárá wa ń bẹ̀ mọ́sí ní